الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد آتي برسيني شيء sí ينيانا آه، àwọn kan díẹ̀ nípa báàdì fawaidi sóòrùn tí al so uh, naam ká tẹ̀síwájú níbi tí a ti dúó ṣe bí dájú ní pé aṣàlá ìlànà wípé wọ́n mọ́ ń pè ṣúgọ́tul fatiha ní sábọ̀rí almathani a sábọ̀rí almathani mhm. a dẹ̀ ní pé nítorí pé ọlóní ayà méje wakila summiyat bil mathani li annaha tukabbaru qira'atuha fi kulli rak'atin a ní wọ́n tún mọ́ ń pè ní sábọ̀rí almathani because a mọ́ ń ké níbi gbogbo raka tí bá dẹ̀ kí suratul fatiha lórí ìrù onítọ̀wọ̀ onírin wàtí sáàmà ummul qur'an wọ́n dẹ̀ ma ń pè ní ummul qur'an ìyá qur'an lè anna umma shay'i al'aslu lẹ́dí yarji'u ilayhi ash because tó má ní ummu kìní kan ìtumẹ̀ ní pé ibi tí kìní yóò يرجع في معانيه إلى ما تضمنته هذه السورة أسيب القرآن أما قد أسيب تماري إن كتي السورة يبقى سنو òun bí ibi súrọ̀ lámà padà sí ayi túnmọ̀ súrọ̀ ìgẹ̀gẹ̀ fúnra rẹ̀ ó ti kó gbogbo tó wà ní Kùránì sínú wàtùsánmà bí sọ́lá kódà mọ́ ń kí súrọ̀ ní àsọ́lá fúnra rẹ̀ لقول النبي صلى الله عليه وسلم في الحديث الذي أروي عن ربي عز وجل nítorí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ibi àdíjì tá náà bí gbá látọ̀ ọlọ́bà rẹ̀ pé qasamtu as-salata bayni wa bayna abdi nisfayn tánàbí ní pé as-salat láàrin èmi àti ẹrú mi mú pín sí méjì yà ní fatiha in tẹ́wà lórí pẹ̀lú sọ́lá ní fatiha lọ́lọ́fẹ́ sọ pé ìdàkọ́ọ̀lá tí ẹwú mi bá sọ wípé alhamdulillahi rabbil alamin qala Allah ẹmọ tọ́lọ̀ sọ ni ọlọ́wọ́ ni hamida ní abidi ẹwú mi dúpẹ́ fún mi tó bá ti ka fatiha lórí pé alhamdulillahi rabbil alamin ọlọ́wọ́ sọ ní sámà pé ẹwú mi dúpẹ́ fún mi فإذا قال تبني أبو الرحمن إبراهيم Ọlọ́run ni athna alayya abdi àá ẹ̀rù mi ti yìn mi nítorí o ń pè Ọlọ́run bá ní Abrahman Abrahim ẹ̀rù mi ṣe kí yíò ó yìn mi tó bá ti wá sọ pé maliki yawmiddin qala majjadani abdi àá ẹ̀rù mi yìí bàbàrà mi púpọ̀ bó sí ń ka fátíà ni ẹ̀rù mi yìí ṣe kí ni ó bàbàrà mi gan o

wa suratul fatiha sabu ayat suratul fatiha aya méje ni bembe thalathu ayatin wa nisu minha lillah oni ṣe rí mẹ́ta nínú àwọn ayat e ìdajì Ọlọ́run ni sana'un ala allah in bembe man yan Ọlọ́run ba wa thalathun wa nis tẹ́ òun náà láti fi iyyaka na'budu wa iyyaka nasta'in tó tó bá mọ̀ alhamdulillahi rabbil alamin ar-rahman ar-rahim maliki yawmiddin ọlọ́ọ̀bà ló mú ló lè yíò iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladhina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin ay ẹ̀wú ló lè yìn because aláwọ̀kọ́ òfin yìn ọlọ́run òfin ó fi ń ṣe àdéhùn pẹ̀lú ọlọ́run wípé ọlọ́run ìwọ nìkan ní majọ́sìn fún o ó tún wá fi ń bí ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá dákùn fi mímọ̀ náà ọlọ́run fi mímọ̀ náà ló jẹ́ kí àṣìṣe lágbà ní ẹlùmíwọ̀n ní pé kíníkan àwọn mùsùlùmí lẹ́mọ̀ sọ pé kíníkan ìbáwọn ẹlẹ́bọ̀lẹ́ kẹlọmọ́ sí dáwà fún àárá mùsùlùmí náà ní ìdìmọ̀nà ìlú mùsùlùmí ní olófin kafatia ìsìn bẹnu fájá pé ìdínà sí ọ̀tọ̀lù mùsùlùmí tí ó ti sọ́nù tó ti bẹ́ẹ̀ bó e, ìmọ̀nà kò gbọ́dọ̀ jákò nínú ọrọ̀ ayé lọ́lọ́ ni wàdákẹ̀ fa inna dhikra tanfa'u al-mu'minin ẹ máa sì rẹ́tí fáwọn èèyàn ẹ gbọ́dọ̀ dákẹ́ ẹ gbọ́dọ̀ dákẹ́ èyí mọ̀ pé àwọn tí wọ́n kí ń ṣe mùsùlùmí sí ojú ọ̀nà ẹ̀sìn gẹ́gẹ́ bí àwátá tó jẹ́ mùsùlùmí àmọ̀jọ tóra wa sí ike nǹkan ni wọ́n tó pé ah tí mo ti mọ̀nà ojú afẹ́ ní kí tí wọ́n mọ̀nà sí ní ìmọ̀nà ń pọ̀jù bó bá jẹ́rin ní ìbàrẹ̀ pọ̀ jù náà gẹ́gẹ́ bí ọlọ́sẹ̀ sọ́bí kamara létí wọ́n ní tó wọ́n a pè báyìí wọ́n ní fàhádà máa nà kọ́ dìí ìtumọ̀ rẹ̀ ní pé kọ̀ sọ́lá yà ní na abin ni mo وتسمى بالكافية وتمكن الكافية وتسمى بالركية وممكن الركية لأن النفر من الصحابة الذين نزلوا على حج من أحياء العرب ẹjá gbọ́ta ìdàdà ìtàyí ìtàn tó sánfàní púpọ̀ ni wọ́n ni bíkọ́sà àwọn lágbàwà kan kọ́ ní àwọn sàhábà wọ́n ń sèrì àjújọ kan wọ́n wá dé ọ̀dọ̀ àwọn lágbàwà istadọ̀fóhùn falam yudhifuhum àwọn àtọ́dọ̀ àwọn ènìyàn nínú nínú nínú gbó nínú oko ọ̀dọ̀ àwọn oko lágbára because àwọn lábá àtọ́gbénú gbogbo wà àwọn tẹ́gbénú oko wà so àwọn tẹ́gbénú oko náà gẹ́ni àwọn àárọ̀ inú gbogbo lọ̀pọ̀lọpọ̀ náà sàábà ń gbé àmá aláwọn lágbàmù tó báwọn nínú oko inú wọn ló wá sí mọ́sílásí ló wá tọ̀ sí mọ́sílásí lọ́dọ̀ tí wọ́n ìlú là nífẹ̀ẹ́sí ṣe

fàjáú yẹtùlùbúnà mìnà sàhábà tàbókíà wọ́n ti wá ṣe sí gbogbo tẹ́lẹ̀ ṣe kí ní dùn olórí wọn mú orí kẹ́kẹ́ sí gbogbo ogun tẹ́lẹ̀ lù nẹ́lù sí ọba sásọ́lá sàhábà ẹ̀dàkùn ẹ̀dàkùn kí lẹ́ ṣe sí ọkùnrin yìí fàkọ́lá ahàdù sàhábà ìkanáà sàhábà sọ pé inna náà rìkè àwálé jẹ́ pé ìyàtọ̀ wà láàrin ọkọ̀ àti rúkíyà ṣar'íyà àwọn rúkíyà ti ṣar'íyà bẹ àwọn rúkíyà tó bìdẹ̀yà ṣar'íyà bẹ rúkíyà tó bá ṣar'íyà mú ó ní kò ka fati àwọn rúkíyà náà bẹ wọ́n ń pè ọkọ̀ náà rúkíyà má lọ dárú mọ́ra wọn a lálẹ́ fi ní pé iná burúkọ because níbi ọkọ̀ tí ó mọ́ pé ó mọ́ bí orúkọ àwọn àjẹ̀nú yájàjálù ìyáka náà gúrùwà ìyáka náà tẹ̀lé ní wàláàmọ́ kàmì yájàjálù aljẹ̀nú náà kúrẹ́ lẹ́bẹ̀wò ìyáka náà gúrùwà ìyáka náà tẹ̀lé ìwọ̀lá ń jọ́sìn fún ìwọ̀ sílámàsì in tó mọ́ kàmì bá jálù ọ̀pọ̀ bẹ́ẹ̀ wọ̀lọ́ì àwọn ọkọ̀ yorùbá bẹ́ẹ̀ àwọn yẹn ní exercise book ní ẹ̀ ti ṣáhádà ní ẹ̀ ti rojú bẹ́ẹ̀ ní egun ló kún rẹ̀ àti ọkọ̀ e kí ló ń gbé higher education higher education náà kó máa ilé tí ó mọ̀ sí fọ́ máa gbé ọkọ̀ eléyìí wọ́n wá ń fọ́gbọ́n ní gbọ́ àwọn ọkọ̀ yorùbá yẹn bẹ́ẹ̀ èmi ti káwọn àkáǹtì náà àwọn jálàbí wọ̀lẹ́gbà kí ní ògbà lákẹ́jì gbogbo ẹ̀dùn inú kò tó ayé láti wọ́fọ́ inú ẹ̀rẹ̀ yóò ṣogbo láti wọ́fọ́ inú kò tó ọrún ní ìrọlú àti jẹ́ àfáǹkà ọkọ̀ a sì kìí ṣe pé lábádá ti kìí láti ọkọ̀ yóò bá nípa àṣìtàmà ní pé kìníkan ohun awí fúnlẹ̀ ní ṣe kìníkan ó yá tàbá sọ fún ايش هذا ọmọ ń kún náà rúkíyà ìjẹ́ kí mọ́gbà kàjẹ́ o tẹ́lì kí mọ́gbà kàjẹ́ ah, kúrò asọ́sọ́dá àfún rúkíyà ó lè mọ́ lọ́kọ́ríyà fún rúkíyà wo ṣe rúkíyà tó ṣẹ̀ríyà àbí rúkíyà tó ṣẹ̀ríyà ṣe rúkíyà tó bá ṣẹ̀ríyà mọ́ àbí rúkíyà ẹbọ rúkíyà ṣẹ̀ríyà kìí ṣe tó le ṣe páfà kan ní mọ́ kò ní kí ní ẹgbẹ́ àfún kódà tó bá ti gbọ́ tó bá ti gbé àfún ohun dúkìá lágbàjá mọ̀ tó dára ní ó ń jìbìtì ní kírímínà ní kí gbogbo rẹ̀ mọ́ wọ́lẹ̀ kí sókòtò rẹ̀ kú kó fẹ́ débi tán bí kanyà àfún ohun dúkìá lè mi ọ̀dára ní o torí ta ló ní pé mọ́ ń fi yí pé wọ́n sọ pé àfún ohun ó ti fi túbi kí because ele wallahi wa billahi wa tallahi ọ̀nà ìgbàlódé ni nígbàtí Jalabi ti cast because ẹ̀sìn báyìí lọ́dọ̀ àwọn common folk gan ọ̀dọ̀ àwọn amọ́tù náà ọ̀dọ̀ àwọn ẹ̀ serious ibi ẹ̀sìn tó bá sọ Jalabi ọgbà àṣí Jalabi oníkàlùkù ẹ̀sìn ma kódà àwọn tó bá ṣe ah, ní ìsìnkà àmọ́ yọ́ lọ nípa èyí ò tẹ́ wá ṣe Jalabi jẹ́ máa but mo ti ẹnì kẹ́bẹ̀rẹ̀ kọ́ṣẹ̀ fẹ́mọ́ láì pẹ̀pẹ̀ àmọ́ mi ò láwọn òṣèjálàgbà wọ́n tún yọ́ lọ ìtumẹ̀ ní pé ó ti ń tó wá tó fẹ́ gbé wáyìn lọ́lá gbé bí ṣe tán se mẹ́jẹ ní ó rẹ̀ àgbé náà láwọn ẹ̀lẹ́ rúgbà wọ́n ni súnnà kí irọ́ mọ́jẹ̀kẹ́ nìkan bí ó kọ súnnà pàkọ́ fún ohun kí ní ẹ̀tì wọ́n gbogbo báyìí wọ́lọ́hì èyí ti ráàdù pé wọ́n láwọn ṣe súnnà tẹ́lẹ́fẹ́ àwọn ṣe ogúgí àkínà kìrìká wọ́n sì ń fúnyàn ní ọṣẹ ìtajà subhanallah ọṣẹ ìtajà mọ́gbí táwọn yẹ bá rí kí ní àtọ́ ní àtọ́jà ẹ̀dàkùn ọṣẹ tí ọṣẹ ìfìwẹ̀ àwọn kọ́sùmù wà mọ̀ gbóhùn kan lára mọ́ àmọ́ rájà ní àbíkí ní èyí ìfẹ́ ọ̀sẹ̀ ìtajà àwọn náà ti fún yẹn lómi àwọn náà ti ń bí àwọn foolish question lélè àwọn gbogbo àwọn tẹ́tí mọ̀ sọ yìí àwọn tó kó ṣẹlẹ̀ sẹ́ni tó pé ìtẹ́yàn mọ̀ gẹ́gẹ́ bí wọ́n sọ fún yẹn ìtẹ́yàn mọ̀ oníṣẹ́ ìṣẹ́ tó ṣẹlẹ̀ obìnrin ma sábà ní ṣù pẹ̀lú jínú obìnrin jínú kìnnìkan ọkọ̀ ọ̀run igbáwó jínú ni àwọn sọ pé ènìyàn ní àfáà rúbíyá bẹ́ẹ̀ tí wọ́n ń pè fún inú èyàn tó súnmọ́ ni kò wọ́n sáà gbogbo ẹ̀wọ̀n sọ fíyàn àfáà rúbíyá àfáà rúbíyá tààlà àfáà rúbíyá tẹ̀ ń wí yìí nítorí ti pé ẹni tí ẹni so tẹba tí wọ́n lọ ah mú lálà ní ní kíní kan ó dà mọ́ ọkùnrin tẹ pẹ̀lú rẹ̀ hmm dégbé àfáà rú kí a padà ń àwùjábà fún ẹ pé ọmọ yóò ó lẹ́nìkan tó fẹ́fẹ́ ẹni ẹlọ́gbọ̀dọ̀ fẹ́ tá lọ sọ fún ọbẹ̀ ah anẹ́bí kò sọ́hùn tọ́bá yẹ wọ́n láìgbà tí Fatima tó bí ń tẹ̀kọ́ ìsìnkú ọba nẹ́bí sallallahu alaihi wasallam ó ní fọ̀tọ́bà ni Muawiya wa Abu وابو جام لا يدعو العصا عن عاتقه اي كان غضبا للنساء àníbì ní ká o sí fẹ́ lágbàjá àníbì ò ní pé àà èyẹ tó gbọ́nà fẹ́ ní o a ti wò ó mọ́ sí fi orúkọ súnnà náà bọ́ sí tún fi ń ṣe jálàbínú ó ti ń ṣẹlẹ̀ báyìí náà ló jẹ́ kí máa wà surprise tẹ́nìkan bá wá bá ọ ta ṣó rí náà wípé mi ṣe múra ní tó ka afáyí àwọn ilé ìyẹsẹ̀ yálà bí ó ti ráwọn ẹlòmí náà táwọn náà ti ń ṣe kíní no kò sí tẹ́bẹ̀ bẹ̀ gbogbo mùsùlùmí tó bá ti bẹ̀rù ọlọ́run ọba tí ń sin lọ́wọ́ ni èyàn tó bá ní yíṣù bóyá ó ń ṣe gẹ́nàgẹ́nà bí

o lè má jẹni tó nímọ̀ gan-an àmú jẹni tó bẹ̀rù ọlọ́ọ̀bá ó nímọ̀ nípa ẹ̀sìn normally tó ń gbìyànjú lórí ẹ̀sìn ọlọ́ọ̀bá tó dẹ̀ ń strive wallahi ó lè wọ́n mọ́sálásí kò kàrúkì àfún mùsùlùmí the more your taqwa the more bó bá ṣe súnmọ́ Ọlọ́run bá sí the more bí rúkì ẹ̀ ṣe mọ́ ní effect àmọ́ ká wá jókòó níbì kan ká má béèrè information lọ́wọ́ àwọn èèyàn kí ló kọ mọ́mí rẹ̀ nítorí kí ni kí ló kọ dájì ẹ ẹ̀ẹ́ hmm ah ó dá ẹ padà alọ́la kí ló fẹ́ lọ wò kí ló fẹ́ lọ wò oníkàdùkúsá ń wọ́n náà ti jẹun wọ̀lá ẹlòmí ibi kí ní tí ń ṣe yìí kó dẹ̀ lòmí bá dé bí sẹ́ ẹlò ẹjẹ́ fún yínkí nìkan ó Facebook because ó sáà lọ káàkiri láìpẹ́ àfáà súnà náà lókúrá rẹ̀ onímọ̀ pàrọ̀ súnà ní o súnà ní o ó bá ní tó bá fẹ́ ògùn sọ yìí ẹ̀dàkùn gbótúlògùn sọ yìí tún wà ní súnà ẹ̀dàkùn ẹmọ́ tó sọ ní ó wá sọ àwọn oògùn kan tẹ́ yóò mix ó mix ẹ̀mọ́ oyin ó sọ bó sì ṣe gbogbo ẹ̀mọ́ra wọn ó wà tọ́ oyin ó tọ̀ sórí mìíràn ẹwùn kama orí mìíràn mìíràn tó neat mìíràn tó lè mọ́ fún ààrẹ báyìí ọ wà láà onítọ̀ bá lè láà gbogbo tó bá hátẹ́yẹ ogun mọ̀dún sí ẹ̀rọ subhanallah kí ni àtúnilé àti jálàkì kí ni yàtọ̀ ní olè mírọ̀ mírọ̀ àṣìṣí tí máa ń lámírọ̀ kí ni yàtọ̀ nínú àwọn jálàbí àwọn jálàbí tó kún ó fọ́ ní kínágbé ilham lágẹ̀ fún wa ní ilẹ̀ àbùkù dájú tí ó bọ̀ fa kìníkan sí kìníkan wọ́n ni òfin sínú sínú ọfẹ́kọ̀ exam wọ́n ni alẹ́bì aláàmà bìlọ̀kọ́lámì wọ́n wà bọ̀ hàn wọ́n ni òfin sínú inú bẹ̀rù ó fẹ́ lì dáadáa tó bá kàwé àwílé náà ti ń se ní ìsinmi ayé náà tó yọ lọ́wọ́ ló jẹ́ pé ibi tí nǹkan dé yìí àti kíyàn ní ìmọ̀ tí yóò fi jọ ìjọkújọ kò ní because oníkálùkù ló máa ń fẹ́rẹ̀ àti máa kílèmù tó dáa àmìlòmí fẹ́ máa kílèmù tó dáa kò fi rédèrèdè ọwọ́ rẹ̀ kò fílẹ̀ pátipàtí títí ń bábọ̀ kò ní fílẹ̀ òun ò gbé náà no no no no sí kì ní ẹwà nínú súnnà ní tó wà nínú kìtàbà ti súnnà tí ò ẹni èèyàn tó ń sọ fún ó tún sọ pé èyẹ lè máa fi orí sórí sórí orí ìkòkò kan ló pè ní àbórí kí ní kàrà ó sì àwọn pẹ́sì àwọn jálàbí kí ẹmọ ní kò sí wà kò sí wà kò sí wà so almuhim ni pé ìgbàtàn àbá sọ̀hábà yìí ridwanullahi alaihim kí láwọn sọ̀hábà sọ ni pé fàṣàrọ̀ tó làwọn kọ̀ tí a ní mìnà gọ́nẹ́mì kí ní àwọn jálàbí mọ́ fẹ́ sáà síbi kí ní a ní kẹ gbà wá lálejò lẹ́kẹsẹ̀ mẹ́lẹ́ gbà wá ní ìsìn tẹ́ iná ti ní ìdíwà yóò a gba ìkàbà lọ́wọ́ yín ẹ nọ́tìsì pé wọn ò mú níṣẹ́ àkọ́kọ́ àwọn sọ̀hábò si sọ́ọ̀bù síbì kan sọ́ọ̀bù jálàbí wọn ò sí síbì kan káàdì kan wá wá pé ẹwà ẹwà sí business ẹwà síṣẹ́ lọ́dọ̀ mi ẹwà háyà mi ìwà gbowóṣẹ́ rárá bal in tó ṣẹlẹ̀ ní wípé àwọn sọ̀hábà request nǹkan lọ́dọ̀ wọn ẹ dákun arìnrìn àjò níwà ẹ̀tẹ̀gbà alálẹ̀jò kẹ fún wa ní ìkẹjẹ fún wa ní nǹkan mù wọ́n láwọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà wà ní ìdí ọkùnrin ní ṣe àwà ọya tẹbàfẹ́ ká nǹkan fún yín ká fi ẹni yìí àbáyín ka àyà kùránì tí ó gbogbo tí sí ó lọ àmọ́ àánú gbà nǹkan báyìí lọ́wọ́ yín

kò possible pa àwọn ẹnìkan special orọ́kí kí náà gbẹ̀bẹ̀ kullu muslimin jamilu sawt yutiqu al-qira'a gbogbo musulmi tó rẹ̀ bá dùn bí kàkùránì kana yakhafu Allaha wa yakhsha tó ní bẹ̀rọ ọlọ́ba tí ma ń páyà ọlọ́ba tó ní mẹ́sìn to ìyẹn lè fàgbọ́lẹ̀ tó tún ní mẹ́sìn jọlù mí lọ bá ilé yóò tún ìbẹ̀rọ ló tún kún ara ilé díẹ̀ ẹba ka kòránì fọmọ yìí a níwọ̀ bàbá sẹ́ tó bá mọ kòránì kàsẹ̀ níbi tí wọ́n náà bẹ̀rù ọlọ́ọ̀bá mọ̀ ṣẹ́ àníwọ̀ lè ká fún kò ní ìdíkọ́ mẹ́gbẹ́ káàkiri ìlú ẹ̀ẹ́mọ́ kala lálá ẹmù jí láàárọ̀ mo wá fojú gún kó wọ aláǹtakùn níwà tí àfáà kan gbáfà fún kẹni wáì kí ni wà tí àfáà fún àfáà lọ́lọ́run ni ó sì kí ọlọ́ọ̀bá nígbàtí ànẹ́bì Yunus tó wà nínú ẹja inú òkùnkùn mẹ́ta zulumatun

ọlọ́ba tó bí gan inú odò tán sọ yẹn ó láwọn odò míbi tán jìdí láyé tó fi magbára lọ́ọ̀bá o tó bá ń sínkì nínú rẹ̀ ó sì lójúdí ọjọ́ mẹ́jọ kó tó kalẹ̀ days lóòlò kó imagine orú dẹ́tì yẹn anẹ́bí ọlọ́run bá yíwá gbóyé pé àṣí nínú ṣòkò tí yẹn wà yìí kò sí nǹkankan tó lè láyé ń bẹ̀ṣẹ̀ àfitá àfọlọ́ọ̀bá tí wọ́n bá wà ní ọbẹ̀ ó ti mú fóònù dání wọn ní ẹja

tó bá padà yá wàláhì ó padà ní complete reliance lórí Allah tawakkulu tam ó sì máa bá ọlọ́wọ́ bá ní gbogbo tó bá ti wà ó kàn wùsá ah, Allah èyí mọ́ padà ní lẹ́fù pé èyí ó tọ̀rọ̀ kan lọ́dọ̀ lọ́ba ọlọ́sùn mọ́ fún ẹ̀ bí yẹn ṣe mọ́ ń débẹ̀ wọ́lá ìbẹ̀rù ọlọ́ọ̀bá ni àti constant dua ìta mọ́ ṣe báyìí ní pé ìtàfẹ́ ní àṣíwá sàdúwà sàdúwà dúró gbá in tó ṣẹlẹ̀ ní pé ìgbà ni wọ́n pè ìgbà tó wà nínú ìnira nìkan ló mọ́ ń rántí ọlọ́run àti mùsùlùmí throughout àmọ́ ti kóra wọn sí lẹ́mí èyí tó fi rántí ọlọ́run tó bá ti ní ṣòro mọ́ fóònù lọ́ọ̀kọ́ mọ́ rántí ó lè ó mọ́ kùránì kalẹ̀ ká kùránì fún ààrẹ kò sí tó special bí pé ẹ̀yìn àfá kan no mọ́dàmà rẹ̀ so wọ́n ní pé tọ́ ẹ̀fún aka bá yóò fàkọ́rọ̀ àlejì sókòt alfàtí wallahi fàtí àlè kalan sọ àbàkà fàkọ́ọ̀mà kàmá anna ka ma buri ta ẹ̀kọ́ àmìkọ́ ẹni kan fòjìdé ni bẹ́sẹ̀ ka fàtí àtàwà lẹ́wọ́ fòjìdé ni bí kí nkankan ò ah kí ló sọ mí ní ìsìn wà lẹ́wọ́sí gbàgbé pé kí ní kẹka Suratu al-Fatiha ẹ̀dùn ilẹ̀ ọmọ wọ́n tàbí nígbà gbẹ́lú mí wọ́n ti fẹ́ ẹ̀ka gbogbo Kùránì lè lérí tán kò sí tó sí náà bẹ́ẹ̀ni al imani tó pé imani tí ò sí ìbójúwẹ́yìn bẹ́ẹ̀ láwọn sahaba ni àwọn ilé wọ́n dákọ̀lú fi sílmí káàfà àwọn ilé wọnú ìsìlámù tẹ́yẹnyẹ wọn ò dẹ̀ tẹ̀lé ojú ọ̀nà ṣètọ́ọ̀nù because wọ́n mọ̀ pé ṣètọ́ọ̀nù ọ̀ta tó fojú hàn ló jẹ́ Uthman wallahi àwọn màláíkà mọ́ Uthman àwọn màláíkà anẹ́bìn sọ pé à Uthman tó ti ẹ̀rọ bí eré lè mọ̀ sí lórí lẹ́bùn eré ni àbí kì í ṣeré gbogbo tó jẹ́ tọ̀ art àwọn sí olórí ẹwà Abubakar Siddiq Abubakar nìyí ọmọ Ànábì ìṣọ́jọ́ kan pé Ànábì ka iṣẹ́ olórí bí mẹ́rin àárọ̀ mọ̀ nífà ta ló ti lọ bí aláàrẹ̀ wọ̀ láàrẹ̀ Abubakar ní bèmí ah ta ló ti tẹ̀lé jà náà láàrẹ̀ Abubakar ní bèmí Ànábì ka iṣẹ́ olórí bí ó pọ̀ báyẹn Abubakar ní èmi èmi ìwò níṣẹ́mi tó ń ṣe mẹ́ntì ẹni àwọn ilé ìtẹyẹyẹ sínú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ló jẹ́ pé wọ́n wá di ẹ̀wú ọlọ́ọ̀bá pé gbogbo kan wọ́n ti wá so papọ̀ mọ́lọ́ọ̀bá kò sí jágan mọ́lọ́dọ̀ ọlọ́ọ̀bá èyẹ mọ́ ń so ọkàn yẹn mọ́dọ̀ ọlọ́ọ̀bá débi pé kò ní sí jámá ah ó ti tán bí pé wọ́n ti bíkẹ̀ gbó n bá ti ṣẹlẹ̀ tí pìnì bá gún falamma qadimu ala nabi sallallahu alaihi wasallam ìgbà tó wá dọ́dọ̀ nabi muhammad sallallahu alaihi wasallam akhbaruhu bima hasal nínú ẹ̀kọ́ ni wọ́n fi wọ́n fún annabi ní gbogbo nǹkan bá ìṣẹ̀lẹ̀ o nǹkan bá ìṣẹ̀lẹ̀ o àfọ́dẹ̀ ọmọ akẹ́ nínú àwọn ẹ̀kọ́ tó ẹkí kúrò àtọ́mà ẹ̀kọ́ ma ní gani tó wọ́n tààrin tó bá jẹ́ bí a bí olùkọ́sí nǹkan ìmọ̀ fún ní wípa nǹkan an wá fún annabi ní gbogbo nǹkan bá ìṣẹ̀lẹ̀ annabi ní pé wà má àdọ̀rọ̀ka annaha burukiya bóòlẹ́sẹ̀ ọ̀kẹ́ kúkíyà ní bóòlẹ́sẹ̀ mọ̀ anẹ́bí sọ in affirmation ẹ fàtàbá sàmàbẹ̀ òkè anẹ́bí bá rẹ̀ rí anẹ́bí tó ẹfẹ́ mílẹ̀ rẹ̀ bí ẹrẹ́tẹ́ gbáwó sallallahu alaihi wa alihi wa sallam kókó ta fẹ́ mú bí sírọ̀ níbi ọ̀rẹ́ ní pé ṣúrọ̀tùl fatiha ẹ wo bó ṣe lágbára tó Ibn al-Qayyim ma ń sálẹ̀ pé wallahi tí ẹ bá mọ́ bí ṣúrọ̀tùl fatiha ṣe lágbára tó ní ọ̀pọ̀lọpọ̀ nínú ìṣòro ayé yóò sì máa sọ́fù ṣe báyìí àbí so bí Kùránì ṣe rí ní ẹ̀ gbogbo Kùránì ṣe wá tó rí ní ẹ̀ Suratul Fatiha tó wá dáyàtọ̀ because o ní ummul Qur'an so ẹwọ́wọ́ ní ṣe báyìí mo mọ́ Suratul Fatiha kan increase nínú bẹ̀rù ọlọ́ọ̀bá so mo tán pè ní bẹ̀rù ọlọ́ọ̀bá ìbẹ̀rù ọlọ́ọ̀bá ni kó gbé láàrin kó build gàgá kan bridge kó build láàrin wa àti ìbínú ọlọ́ọ̀bá ìbínú ọlọ́ọ̀bá ni wájú rẹ̀ yìí ó wá mọ́ fẹ́ǹsì láàrin wa àti ìbínú ọlọ́ọ̀bá wọ́lẹ́ tán khashiya khawf ìbẹ̀rù ọlọ́ọ̀bá muraqabatullah tó bá ń rìn lórí títí báyìí jíkí mẹ́rin máa rẹ̀ pé ọlọ́mọ rí mẹ́fà tó bá dẹ́wà ní kọ́rọ̀ níbi tó ń dó tójú méjì ò ti rí ọ àríwà tọ́lọ̀bá nìkan jẹkújẹ pé ẹ́ o fẹ́ sàbúrú báyìí mẹ́yẹn sàbúrú ọlọ́bàá ń wò kò sí tó nílé sí nítorí ọlọ́ba mọ́ tó bá ti ń gbọ́ ṣé wọ́n ní yẹ́sì ní yẹ́sì náà ni àbí yẹ́sì náà ni kò sí ìròyìn wẹ́yìn báwọn sọ̀hábà ṣe yínà ìdíwọ́nù láàrin yíwa ní pé ó wà ní ìtẹ̀ àtùmọ̀nínà ìfọ̀kànbalẹ̀ ọkàn wíwà balẹ̀ wà bí díkìrì láàáyí tẹ̀tùmọ̀ inú lùkúlù ìbẹ̀rù ọlọ́wọ́ba wọ́lọ́ ìdúmọ̀jẹ́ kọkàn ya balẹ̀ tó bá wá peace of mind kó ṣànúwà so a tẹ̀síwájú ní ibi inṣáàlá tó bá dọ̀la a wá lè fún ara ní mamutra kawai inṣáàlá kọ́lọ̀ jẹ́ kìrìnàtí àdáwàdáwà ní Ibn al-Qayyim ká sáré sálàyé fúnra wa nípa àwọn sábàbí olómọ jẹ́ kádùá gbà bóòlì ẹ́ sí máa ń ṣe tàbíà fi máa ń gbà àwọn ẹ̀kọ́ olówà níbi àdúwà a ń pè ọlọ́n pè ọlọ́n pè ọlọ́n sọ́lọ́wọ̀ gbádùà ní àwọn ẹ̀kọ́ olówà níbi dùá tó bá tó wá fòfin àwọn ẹ̀kọ́ yìí you will believe olú tó wọ́n ti dùwá tó ń ṣe ìjú ẹkùn tó kẹrẹ ní Ọlọ́run gbádùn àmì Ọlọ́run gbádùn àmì ìjọ tọ́bẹ̀ a sì àlàyé díẹ̀ nípa rẹ̀ ní ọ̀la níbi tí àyàbágbà mọ̀kọ́lọ̀ jẹ́ kí wọ́n ti mú tí rẹ̀ mìírànkọ́ yìí mẹ́wàá ahadu sallallahu ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa alaikum wa rahmatullahi